نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún سبحانه وتعالى تي ta'ala tí ó ṣe nírọ̀rùn fún wa láti rántí ọ̀rọ̀ Ọlọ́run Ọba láti kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn láti kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ tawhid ìmọ̀ tó ṣe pé téèyàn bá fi bá Ọlọ́run Ọba pàdé èyàn ti rí àánú Ọlọ́run Ọba téèyàn bá sí ìmọ̀ rẹ̀ àti lílò rẹ̀ téèyàn bá fi bá Ọlọ́run Ọba pàdé èyàn ti rí àánú Ọlọ́run Ọba àti àdéhùn rẹ̀ àti aljanna rẹ̀ ìmọ̀ tó ṣe pé téèyàn ò bá ní téèyàn bá fi dé ọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti lílò rẹ̀ gbogbo nǹkan tí a bá gbé ní ọ̀dọ̀lọ́wọ́ ọba bá ń sá ní ó jẹ òfò ní ó sì jẹ so tó fi ṣe pàtàkì ní ká máa kẹ́kọ̀ọ́ túnra wa náà létí ní gbogbo ìgbà nípa alámàrí tawhid so ká máa kọ́lẹ̀ nípa ìwá ìmọ̀ nípa tawhid gbogbo ìgbà ìmọ̀ fi rárá wa létí ìmọ̀ fi tarawají oríṣiríṣi àwọn nǹkan tí yóò mọ̀ tẹ́lẹ̀ ni ó mọ̀ mà sí so oríṣiríṣi àwọn nǹkan tí yóò sì ti lè gbàgbé tẹ́lẹ̀ yóò mọ̀ rántí so oríṣiríṣi àwọn nǹkan míì náà so o lè ṣe pé àwọn torí haláti tó ma ń tí ẹrú ma ti ń bára rẹ̀ oríṣiríṣi àwọn haláti ni o lè ṣe pé nǹkan tí yóò gbọ́ o yóò bá hálù kan tí ó kànyẹ̀ mú so ìkẹ́kọ̀ọ́ nípa tàwàhídì yẹn yóò wá sí àlàǹfààní débi pé kò ní jẹ́ kí ṣe ìtọ́rùn kó lè lo hálù ẹ̀ ìgẹ́nsì so gbogbo àwọn àǹfààní tí ó wà ń bí kí ẹ̀mọ́ kọ́ ni wọn tí a má dẹ̀ fẹ́ gbogbo àwọn tí a ń wo àwòkọ́ṣe wọn náà a rí pé wọ́n kọ́ tawhidi títí títí títí títí tí wọ́n fi tán fi wọlé ọlọ́wọ̀n bá lọ́nà so àwọn afá tán má tún kọ́ àwọn tíra nílá mọ́tún ma kọ́ tawhidi so Sheikh Salih Al-Fawzan mọ́tí sí dàgbà tó yẹn so wọ́n tún wò pé tíra wọ́n làwọn tún yẹn máa kọ́ àwọn èèyàn ń sin báyìí wọ́n tún bẹ̀rẹ̀ kọ̀wá ìdò lárúbá so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ó mọ̀ pàtàkì tàwàhídì àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn má so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn má so in tẹ́lò mi ó gbọ́ o lè ṣe bóhun ni ó là tí ó fi làákùnù ẹbọ so náà ibi tí a wá dé níbi tíra tí a ń kàfúnra wa tíra durusun fi sharhi nawaqidil islam ti sheikh Salih tí ó ṣàǹfààní so ibi tá dé níbi tíra so bí tàà dé ní aṣubuhatu arwabi'a ní page 66 so page 66 ní bí aṣubuhatu arwabi'a so wọ́n ní aṣubuhatu rabi'a ìrújú ẹlẹ́ẹ̀kẹ́ ní fáwọn olùṣẹbọ so nínú àwọn ṣubuhatu ta ma mú wá fún pé táwọn fi mú àkàsọ̀ yàtọ̀ sí Ọlọ́run Ọba táwọn fi mú àkàsọ̀ láàrin wọn àtọlọ́run Ọba so sheik salif wasa wọn wọ́n kọ́ àwọn ṣubha yíwa wọ́n wọ́n fèsì sí wọn wọ́n ni wàhíyà shubhatun àrídọ̀ indahum wọ́n ni a ilé ṣubha tí wọ́n kàkúnni lọ́dọ̀ wọn so ṣubha tí wọ́n tí wọ́n tó ma present dáadáa ní lọ́dọ̀ wọn wọ́n ni anna umaru ní pé umaru radiyallahu anhu tawassala bil abbas ní pé umaru sakaso pẹ̀lú abbas ó fi Abbas sákàsọ lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba so ó lo Abbas gẹ́gẹ́ bí intermediary lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba so àbí gẹ́gẹ́ bí ká lò ní tiwantiwa ó fọlá al-Abbas ó fi bẹ̀lọ́n ó fọ́ alìbáríkà al-Abbas ó fi bẹ̀lọ́n so gbogbo ilé àwọn túnmọ̀ tó túnmọ̀ nìyàn wọ́n ní filistisqa níbi tá ti ń wá òjò lamma ajdabu nígbàtí ilẹ̀ gbẹ tí wọ́n rómi wastasqa tọ́dẹ̀ ń wá òjò wọ́n ní fa'ina umar radiyallahu anhu wọ́n ní umaru talaba min al-abbas ó request látọ̀dọ̀ al-abbas ọkọ̀ annabi sallallahu alaihi wasallam so amin nabi sallallahu alaihi wasallam so ọkọ̀ annabi sallallahu alaihi wasallam an yad'u Allah ní kó bẹ̀rọ ọba lahum natawassalu ilayka bi nabiyyik a ma ń fi sí akasọ̀ lọ́sọ́dọ̀ rẹ pẹ̀lú annabi rẹ fatusqina ó sì ma ń fún wa lójò wa inna natawassalu ilayka bi ammi nabiyyik nabiyyina a wá ń sí akasọ̀ lọ́sọ́dọ̀ rẹ pẹ̀lú ọnkù annabi wa fasqina so fún wa lójò wani kum abbas fad'u ok wani umar ló sọ wani rẹ abbas dìde kó bẹ ọlọ́run ọba wọ́n ní faqama al-Abbas wọ́n ní Abbas bá dìde fada'a lahum ó bá bẹ ọlọ́run ọba fún wọn fastajaba Allahu lahum ọlọ́run ọba wá gbọ́ àdúwà wọn wọ́n ní qalu wọ́n ní wọ́n ma ń sọ pé tawassala Umar bil Abbas Umar náà lo ó tọ́ wọ́n ni fanakúrú láhùn sheikh mi bá sọ pé subhanallah a sọ fún wọn pé subhanallah wọ́n ni inna umar umar tawassala bi du'a ila abbas umar o fi abbas sakasọ sí bí síbẹ̀ ìsẹ́ ń ṣe nìyẹn ṣé àwọn èèyàn tó wà láyé lẹ́yìn lò ní àbáwọn èèyàn tó ti kú so umar o fi ọlá abbas tọrọ bẹ́ẹ̀ sì ni kò fi abbas sakasọ walam yatawassal bi dhati al-abbas kò fi abbas gẹngẹn kò fi sákàsọ̀ bẹ́ẹ̀ sí ni kò lọ albarka rẹ̀ kò lọlá rẹ̀ aw bi jahihi àbí ọlá rẹ̀ kò lọlá rẹ̀ wa inna ma tawassala bi du'aihi àdúwà abbas ni ó fi sákàsọ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba torí pé kò sí gẹ́bà sí establish fún wa pé a nídìí àkàsọ̀ náà sọ́dọ̀ Ọlọ́run Ọba ní gbogbo ìgbà náà sọ́dọ̀ Ọba ní ya ayyuhal ladhina amanu ah, ya ní pé ma wá akasọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba so akasọ̀ tó ń lò lọ́sọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni kíni òun náà ni du'a al-abbas wọ́n ni faqala kum fad'u ó wá pé ó ní dìde kó bẹ́lọ́n ọba wọ́n ni wa talabu du'a minas salihin wọ́n ni hadithi al-abbasi tí Umaru bèèrè hadithi tó sì wọnú Bukhari so hadithi tó wọnú Bukhari so kìí àti hadithi tí hadithi tó lálàáfíà ni wọ́n ni wa talabu du'a mina salihin wọ́n ni kí yàn máa sí kí àdúwà lọ́dọ̀ àwọn ẹni rere amrun mashru' wọ́n ni alamari tí wọ́n ṣe lófin ni wọ́n ni wan nabiyyu sallallahu alaihi wasallam qala li Umar wọ́n ni annabi sallallahu alaihi wasallam sọ fún Umar lamma arada Umar nígbàtí Umar gbà lérò an yusafira lil umrah nípò wọ́n fẹ́ ṣe ìrìn àjò lọ fún umrah wọ́n ni wa wada'ahu ar-rasul ní pé annabi sallallahu alaihi wasallam ó wá pàálẹ̀ sẹ́dà wọ́n ni faqala lahu àbí ó sà dágbére fún ó ní qala lahu ó sọ pé la tansana ya akhi má gbàgbé wa ìrẹmọ̀ yá mi o min salihi du'aik nínú àwọn àdúwà rẹ tó dáa jùlọ so hadithi yìí hadithi tí àwọn afá mi sọ pé ó láyẹ ni so hadithi tí àwọn afá mi sọ pé ó láyẹ ni so hadithi tí kí kò fẹsẹ̀ nílẹ̀ ni wọ́n ni fatalabu du'ai min as-salihin wọ́n ni kí yẹn máa sí kí àdúwà lọ́dà but ala kulli hal bó tẹ̀ pé hadithi yóò fara kò fẹsẹ̀ nílẹ̀ ah, ìmá sí kí àdúwà èèyàn rí so nǹkan tó tàwátàrọ̀ látọ̀dọ̀ àwọn sálàfù gan ni nínú sí àwọn sálàfù gan so nínú sí àwọn sálàfù gan nǹkan tó pọ̀ gan ni látọ̀dọ̀ àwọn sàhábà ni látọ̀dọ̀ àwọn tàbí'ìn ni látọ̀dọ̀ àwọn tó tẹ̀lé wọn nǹkan tó pọ̀ gan ni tí àwọn sálàfù ma ń ṣe dáadáa so wọ́n ní bákan náà hadithi Umaru náà pẹ̀lú al-Abbas wọ́n ní fatalabu du'a min as-salihin al-ahya wọ́n ní kí máa sí kí àdúwà lọ́dọ̀ àwọn èèyàn rí tí wọ́n wà láyé amrun mashru' ní kí nǹkan tó tọ́ ni wọ́n ni wa ammal mayyit wọ́n ni ẹ̀ran òkú fala yutlabu minhu shay a ní síkè kaka lọ́dọ̀ wọn lakinna ar-rajula as-saliha ṣùgbọ́n èyàn rí o alhayya alhadira tó wà láyé tó wà present yajuzu laka an tatluba an tatluba an yad'u Allah lak ní pé ó possible ó tọ́ fún ọ kó síkì lọ́dọ̀ rẹ̀ pé kó bẹ̀rọ̀ wọn bá fún ọ aw yad'u lil muslimin àbí kó bẹ̀rọ̀ wọn bá fáwọn musulmi wọ́n ni wa kadhalika Muawiya wọ́n ni bákan náà Muawiya lamma istasqaw nígbàtí wọ́n ń síkè òjò lọ́dọ̀ Ọlọ́run Ọba amara Yazid ó pa Yazid wa huwa ibn al-Aswad al-Jarashi an yad'u Allaha fada'a Allaha ó ní ó pa Yazid láṣẹ kó bẹ Ọlọ́run Ọba ó sì bẹ Ọlọ́run Ọba ولهذا قال الفقهاء في كتاب الاستسقاء wọ́n ni eléyìí ni àwọn àfáà fi ma ń àwọn olùmọ̀ àwọn fuqaha nínú abala ìmá bẹ̀rẹ̀ ọba fójò ìwọ̀n tí a máa ń kí tí a máa fi bẹ̀rẹ̀ ọba fójò wọ́n ni wọ́n máa sọ ń bẹ̀ pé wa yustahabbu tawassulu bis-salihin wọ́n ni ó sì tọ́ nǹkan tí ṣẹ̀ríà nífẹ̀ẹ́ sí ni ká máa sàkàsọ̀ pẹ̀lú àwọn ẹni rí ay bi du'aihim e pẹ̀lú àdúwà àwọn agbàlérò wọ́n ni walau kana al-maqsud wọ́n ni tó bá sí pé ìtẹ́gbàlérò ni

èyàn gẹ́gẹ́ ọlá èyàn gẹ́gẹ́ ni ya fi ń tọrọ ní wọn ò tí ẹni ríun ò tí ẹni rúlẹ̀ ló sọ̀hábà kankan àndẹ́bì gẹ́gẹ́ náà wọn mọ̀lù straight wọ́n ni lè anna rasúlá sallallahu alaihi wasallam torí pé òjísí ọlọ́wọ́ bá lahu makanatun inda Allah ó ní ipò lọ́dọ̀ ọlọ́wọ́ bá wala hu jah ó ní ọlá wala yazulani bi mawtihi ọlá rẹ̀ àti ipò rẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá kò sí kó pẹ̀lú kú annabi kó láwọ́ tún ga sí ni wọ́n ni wa ma'a hadha pẹ̀lú eléyìí lam yas'alullaha bi jahir wọn ò bí Ọlọ́run bá pẹ̀lú ọlá ànábì wala bi haqqi rasul bẹ́ẹ̀ sì ni pẹ̀lú ọwọ́ ànábì wala bi amali rasul bẹ́ẹ̀ sì ni wọn ò bí Ọlọ́run bá pẹ̀lú iṣẹ́ ànábì wọn ni fa'adalu ani rasul sallallahu alaihi wasallam wọn kú lọ́dọ̀ ànábì nígbà tí ànábì sallallahu alaihi wasallam ti kú wọn ni wa huwa afdalul khalqi nígbà tó ṣe al-abbas

wa yutlabu minhu ad-du'a èyàn lè síkà àdúwà lọ́dọ̀ rẹ̀ wa yutlabu minhu al-musa'ada èyàn lè síkà assistance lọ́dọ̀ rẹ̀ idha kana qadiran tó bá sì pó lágbára lórí ẹ̀ wa hadiran ó wà present wọ́n ni qala ta'ala wọ́n lọ́nà ọba sọ pé wa ta'awanu 'ala al فهذا هو الرد عليهم إليه ليس في قضية التواصل آه تواصل عمر بالعباس ونني ب kéèsì pé Umar ó sàkàsọ̀ pẹ̀lú al-Abbas lam yatawassal bi dhati al-Abbas Umar ó sì tawassul pẹ̀lú dhati Abbas pẹ̀lú Abbas gangan aw bi haqqi al-Abbas àbí pẹ̀lú ọlá Abbas aw bi jahi al-Abbas àbí pẹ̀lú iyì Abbas àbí wa li anna hadha wọ́n nítorí pé eléyò amrun batil ọ alamari tí a tó jẹ́ ànú ni wa innama Umar wani Umaru tawassala bi du'a il abbas in tó fi sàkàsọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá ní àdúwà abbas o qala lahu kum fad'u ó sọ fún pé dìde kó wá bẹ̀lọ́n wa hadha amrun ja'iz wọ́n ni nǹkan tó tọ́ lélẹ̀ la ba'sa bihi kò sí problem pẹ̀lú rẹ̀ wọ́n ni wa hina idhin wọ́n ni nígbà náà wárí la budda an nubayyina kò sí tàbí ṣùgbọ́n ká sàlàyé at-tawassul al-ja'iza tawassul tó tọ́ wa tawassul al-mamnu'a àti tawassul tí ó sì kíni tí ó wọ́n ní fàtàwásùlù yanqasimu ila qismayn wọ́n ní ìmá sákàsọ ó pín sí méjì tàwásùlùn jáìz ìmá sákàsọ tó tọ́ wà tàwásùlùn mamnu'un àti tàwásùlù tí ó tọ́ bọ̀ká tó bọ́ síbí ọ̀rọ̀ al-Abbas pé ní pé tó ma ń lò pé Umaru fi Abbas sákàsọ lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba ó fọ́lá rẹ̀ tọ́rọ so yin tí wọ́n sọ nù so number one ni pé kódà ẹ̀ tó e lọ síbi explanation Sheikh Salih Al-Fawzan òun ni pé kódà al-adillatu la tahtamilu ẹ̀rí gan ò gbà nǹkan tán fẹ́ lò fún wọlé so ẹ̀rí ò gbà nǹkan tán fẹ́ lò fún wọlé òun ni pé yí táwọn sọ ni pé kíyàn máa fìyàn sàkàsọ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba so kíyàn máa fìyàn sí àkàsọ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba ara Umaru fi al-Abbasi kò but lára àwọn nǹkan tó mọ́ ń ṣẹlẹ̀ ní pé tí àwọn sálàfù táwọn bá ọlápá àgbóyí wà láàrin tí wọn àwọn tẹ́ ń tẹ̀lé ṣẹ́rẹ́ àbíṣẹ́ ẹ̀ká tẹ̀lé táwọn bá dákọ̀ tàwásùl gbogbo èèyàn tí wọ́n bọ́ sí yé sí in tó tọ́nà ni but ní sí báyìí ọlá pé fahmu ti wà ó ti wà corrupted tí yàn bá dákọ̀ tàwásùl ní sí báyìí in tí gbogbo most people tí yàn bá dákọ̀ tàwásùl báyìí in tí wọ́n bọ́ sí in tí so in tí wọ́n gbọ́ tawassul sí nǹkan tí ó tọ́ ni so tí wọ́n bá dákọ̀ tawassul most people in tí wọ́n gbọ́ sí nǹkan tí ó tọ́ ni so so akílọ̀kọ̀ rẹ̀ so táwọn bá dákọ̀ tawassul láàrin ara wọn so wọ́n ti mọ̀ pé àyíntàwọn ní fásí àgbẹ̀dàgbẹ̀lọ̀wọ̀ta ok so ìṣe ibi so now so ah, nǹkan tí wọ́n mọ̀rún ṣe òun náà ni pé torí pé èyàn kan náà ni ó sá sàdúwà so èyàn kan náà ni ó sàdúwà so èyàn kan náà ni ó sàdúwà so ah, kílùkọ rẹ̀ ilé jẹ́ bí ah, ó sì jẹ́ lábala yẹn so àwọn sàhábà ọlápá àwọn lágbọ́yé tó wà correct tawasul tí èyàn bá most people tí ẹ̀mọ́ kan máa ń dákọ̀dà wá súrù lásìkò ti wà yìí àwọn tó fẹ́ lò fún ẹbọ ni so àbá tó fẹ́ lò fún tí ó tọ́ so àbí tó fẹ́ lò fún nǹkan tí ó jẹ́ bídá so ní tó máa ń lò fún ní bọ́s lọ́dọ̀ tí wọ́n àwọn tí mọ̀ pé tàwá súrù kéèyàn gbogbo sẹ́tà ń ṣe gan tàwá súrù gan ni so kéèyàn kéèyàn máa wá kásọ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run bá ni so àwọn òun ò nídìí wọn kẹ́mẹ̀sà yìí pé tàwá súrù tí mo ní ó so but àwọn tó fẹ́ dọ̀rọ̀rú àwọn ni wọ́n lò ilé so bákan náà lára àwọn nǹkan tá tún rí ní ilé yìí pé nínú Al-Abbas àti Umar ta ló lọ́lá jùlọ Umar lọ́lá jù Al-Abbas lọ náà so Umar lọ́lá jù Al-Abbas lọ so bí ittifaq al-umma pẹ̀lú pẹ̀lú pé ẹnu al-umma kò lè lórí so Umar lọ́lá jù Al-Abbas lọ so tẹ́nìkan bá wà tó yẹ kí wọ́n fi ọlá àwọn gangan tọrọ gan wọ́n mọ̀rún gẹ́gẹ́ ní fún rẹ̀ so bọ̀tọ́lá pé kíyàn wọ́n fẹ́ sàdúwà lọ ordinary àdúwà náà ni afẹ́ ìtẹ́bẹ̀ èyàn kan sọ̀látù lè ṣe skọ́ èyàn kan náà ni ó bẹ̀rọ ọba fójú so èyàn kan náà ni ó bẹ̀rọ ọba fójú so ilé ìjẹ́bó sí jílábàlá yẹn so bá kẹ́nà tún wá rẹ̀ kíyàn nípa aspect pé kíyàn mọ́ lọ wá báyàn fún dùn á pé ẹbá mi bẹ̀rọ ọ̀hún àwọn àwọn oníbídà tó ma ń sáwọ abala yíò ní à ní tàn sọ́nà tán àwọn èèyàn náà wọ́n ń bá wa náà ní káwà bá wọn belon so eléyìí anùgbà ni o so number one ni pé ibo náà ti sọ pé àwọn àwọn Al-Abbas gbéra rẹ̀ kalẹ̀ pẹ́tọ̀ ẹ̀yẹn ma wá kwádà ti wá contract àjá ẹ̀mọ́ fún mi contract so kò síbì kankan ti sọ bẹ́ so bọ̀ ìwọ gbéra rẹ̀ kalẹ̀ nígbé contracting so gbogbo àwọn nǹkan iṣẹ́ ní gbogbo àwọn nǹkan tí ó wà tó yẹ pé ó níwájú tó fi wá tó fi tọ́ so àwọn ó dẹ̀ fẹ́ ń wà fẹ́ lójú wọn tàwà sáà ń the same thing pẹ̀lú ọ̀rọ̀ rúkìá náà so wọ́n ni a pé ṣẹ̀bá àwọn sàábé kan wọ́n lọ lúkan so wá ṣẹlẹ̀ pé ó wá sẹ́nìká tí ó sẹ́nìkan ni wọ́n fi ṣe àbó dáṣọ́ burúkí alẹ́ so ẹ mọ́ wo so sẹ́ nǹkan sẹ́nìkan ni wọ́n fi ṣe ni àbó lọ dá ṣọ́bù rúkílẹ̀ alẹ́ so gbogbo tó fà ṣẹ́rí gbogbo nǹkan tó fàyè gba gbogbo ọ̀rọ̀ àwọn kàbáyì òun náà ni tẹ́sìn bá ti ń palẹ̀ lára àwọn èèyàn tó bá ti wá di pé àwọn èèyàn díẹ̀ ló kù tán lẹ́sìn ṣe wá àwọn èèyàn tó dúkù ti díẹ̀ tán bá lẹ́sìn náà àwọn náà bá market mú bá sẹ́sìn dé market torí mọ́ṣùpù gan ẹlòmí gan ò lè dá áyà kẹkẹkanú Kùránì tẹ́lẹ̀ nínú ẹni tó ń pera rẹ̀ mùsùlùmí ṣe rúkíà fún àwọn so kò tí ẹ mọ́ tí ó wí gan so kò mọ́ tí ó wí so òun ti kólà fàtíà ẹlòmí ò lè kà so àwọn nǹkan tí kẹsì máa lọ kí ẹ kí mọ̀mọ́ kí mọ̀mọ́ sí mọ́ gbogbo àwọn àdánwò tó máa bí nìyẹn so eléyìí jẹ́ point ẹlẹ́kejì pé kílùkọ rẹ̀ kìí sí pé ìhùn wá sí ṣọ́pù pé tọ̀ èmi náà gba contract àwọn àdúrà ọ̀ so ara ọ̀ eléyìí kò yí sẹ̀rí fún bákan náà ẹlẹ́kẹta ni pé nípa pé kíyàn mọ́ wá síkì tọ́lábù dùnà ìmìnà sọ̀rìhìn kíyàn mọ́ síkì pé kíyàn rí kó sàdúwà fún yàn so àwọn afá ṣe ìpínyà níbẹ̀ but nítorí rẹ̀ ni pé iṣẹ́ tó gbajúmọ̀ ni so iṣẹ́ tó gbajúmọ̀ ni kódà wọ́n ma Sheikh bin Baz wọ́n mú ẹ̀rí wá pé kí ló rẹ̀ Yaqub nípa àwọn ọmọ rẹ̀ sọ fún pé qalu ya abana staghfir lana dhunubana inna kunna khati'in so ní pé bàbá wa bá wa sí kíni bá wa bẹ̀rẹ̀ ọba àti sàìsì so àti sàìsì so eléyìí ọmọ mú alẹ́ rí pé ah, à pé èyàn lè sí kíni èyàn èyàn lè sí àwọn sọ́lẹ̀ àwọn afámísì ní ara pé kò tọ́ ní pé àwọn hadith tó wá ń parẹ̀ ní pé kò lálàáfíà ní pé torí pé àà istisqa a lè ṣe kìyàsí rẹ̀ lórí nǹkan mi so àwọn du'a istisqa àbí salatu istisqa a lè ṣe du'a a lè ṣe kìyàsí rẹ̀ lórí nǹkan mi ó yàtọ̀ sí pé èyàn kan báyàn pé wọ́n lọ báyàn pé báyàn bẹ́lọ́n torí pé ìmá lọ báyàn pé nabi sallallahu alaihi wasallam ló ti máa ń ṣẹlẹ̀ so gẹ́gẹ́ hadith alákùnrin tó wọlé nígbà tán nabi ń ṣe kútúbà so tán nabi sallallahu alaihi wasallam ti tẹwọ́ sọ́lọ́wọ́ bá so wọ́n ní ká nábi tó ká ọwọ́ yẹn kalẹ̀ òjò ti bẹ̀rẹ̀ sí jẹ́ kíni òjò ti bẹ̀rẹ̀ sí rọ̀ so látàrí ànábì sallallahu alaihi wasallam náà wọ́n ti máa ń ṣe lé pé èèyàn kan náà ní ó bá wọn ní láti ní sọlátò so wọ́n láàrín ṣe kìyàsì rẹ̀ lórí so àrín ṣe kìyàsì rẹ̀ lórí so ilé ìjẹbó ṣe jẹ́ra bára rẹ̀ so a bá gbà pé ó tọ́ ni àbí kò tọ́ ni nínú kamalu tawakkul lórí Ọlọ́run Ọba ó ní pé kíyàn máa bẹ Ọlọ́run Ọba ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ ilé yìí kó yí pé wọ́n gẹ́gẹ́ ló ń pè ọlọ́wọ́ bá directly in tí ìkannú àwọn mọ̀ṣáyẹ̀ ti sọ nìyẹn pé ilé yìí ẹ̀ ní rí inú lọ́dọ̀ àwọn kìbárù sàhábà ní pé kìí ṣe fíẹ̀lọ àwọn kìbárù sàhábà nípa àwọn sàhábà nabi sallallahu alaihi wasallam tí wọ́n jẹ́ àwọn kìbárù láàrin wọn ní pé ẹ̀ ní rí pé nínú ṣe sí wọn ni pé nítorí pé ìgbẹ́kẹ̀lé Ọlọ́run bá wọ́n ṣe kíni ó pé so nínú pé kí ìgbẹ́kẹ̀lé yẹn pé ni pé ṣẹ́rí gbogbo nǹkan tó bá ti nídi pé yẹn nídi ìkà in tó dájú pé kíyàn máa kíbẹ̀ láàrin èyàn tọ́lọ́wọ́ bá tó bá ti di pé èyàn nídi nǹkan in tó dájú pé máa kíbẹ̀ láàrin èyàn tọ́lọ́wọ́ bá wá jẹ́ kọ́lọ́wọ́ bá mọ̀ pé o lẹ́nì kankan kí wọ́n wá máa ṣòtà dọ́rùn àti ìjẹrú fún Ọlọ́run bá ṣẹ́rẹ́ni tó bá rí báyìí gẹ́gẹ́ bó ṣe mú Ọlọ́run bá ẹnìkan tó ń mọ̀ bíi tó wọ́n dẹ̀lẹ́ni kẹ̀kẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó sì máa títí ọ̀rọ̀ rẹ̀ so e-, eléyìí nínú kamalu tawhid yẹn ni pé kí ẹmọ́ ma lọ pé ẹlẹ́kùn ẹbá ń sàdúwà ẹbá ń bẹ lọ́wọ́ ẹbá ń gbogbo ọ̀rọ̀ ẹyẹn máa bọ́lọ́wọ́ bá sọ́ ma wá jẹ́ kó yẹ pé Ọlọ́run Ọba nìkan ló mọ̀ bá sọ Ọlọ́run Ọba nìkan ló mọ̀ bá ló mọ̀ seek assistance lọ́dọ̀ rẹ̀ tí a bá mọ́ ṣe lè Ọlọ́run Ọba subhanahu wa ta'ala mọ̀ ìrìnà lọ́wọ́ gan Ọlọ́run Ọba subhanahu wa ta'ala mọ̀ bá yàn bí i ọ̀rọ̀ yẹn gan so ilé yìí o ma ń ṣiṣẹ́ gan wọ́n ni a so sheikh sọ́lfà zan wa ni a tawasul yanqasimu ila qismayn ní wọ́n ni tawasulun ni tí wọ́n tí ó jẹ́ ìwọ̀ wọ́n ni àtàwásùlù jáìz tàwásùlù tó tọ́ wọ́n ni wa huwa anwa' wọ́n ni rana ni wọ́n ni àtàwásùlù ila Allahi bi asma'ihi wa sifatihi kí yẹn máa sàkàsọ lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba kí yẹn máa fi wá ọlá lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba pẹ̀lú àwọn okọ rẹ̀ àtàwọn ọ̀ròyìn sákàsọ̀lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba wọ́n ní subhanahu wa ta'ala wọ́n ní qala ta'ala wọ́n Ọlọ́run Ọba sọ pé walillahi al-asma'ul husna Ọlọ́run Ọba ló ní àwọn ókọ tó rẹwà jùlọ fad'uhu biha ẹ pè Ọlọ́run pẹ̀lú rẹ̀ wọ́n ní wadharu ẹ pè Ọlọ́run bá pẹ̀lú rẹ̀ ẹ tawassalu ila Allahi biha ẹ fi sáka ẹ fà àwọn okọ̀ yẹ fi sáka sọ lọ́sọ́dọ̀ Ọlọ́run bá wọ́n ní fatakul ẹ wà máa sọ pé ya rahmanu rahamni so ya ghafuru ghfirli ya karim akrimni wa a'tini ya ghani aghnini wa hakaza pẹ̀lú àwọn okọ̀ tó ní ṣe pẹ̀lú nǹkan tó ń béèrè so nínú àwọn ẹ̀kọ́ pé yàn fi sí tàwásùlù pẹ̀lú ọkọ̀ ọlọ́wọ́ bá àtàwọn oròyìn rẹ̀ ni so tí yàn bá dẹ̀ fẹ́ sí tàwásùlù pẹ̀lú àwọn sífà kìí sí pé èyí wọ́n máa pè àwọn sífà bí yàn sí máa ara so yóò máa fi sífà yẹn yóò máa fi ti sọ́dọ̀ ọlọ́wọ́ bá ni ìwọ ọlọ́wọ́ bá tó sì pé ọba tó ń rí náà èyàn ní sọ pé ìrẹ́ ẹ̀ní náà ọlọ́wọ́ bá ò ìrẹ́ ìgbọ́nà ọlọ́wọ́ bá ò ìrẹ́ ni o èyàn ṣe kèfèrí tó bá yí pé àwọn sífọ́ ọlọ́run ọba gẹ́gẹ́ lèyàn ń pè pé ọya ah, ìrẹ́ anú ọlọ́run ọba ò ìrẹ́ kìíní kan ọlọ́run ọba torí pé bíwà pé èyàn separate ọlọ́run ọba kò ní ara wọn sífàtì rẹ̀ èyàn wá dá sífàtì bígbà pé ẹ̀dá kankan ẹ̀dá ni èyàn wá ń pè yàtọ̀ separately so Ibn Taymiyyah sọ pé ilé kúfùrù ni ibi tifaq so pẹ̀lú ìpanupọ̀ àwọn olùmọ̀ so tó bá yẹ pé ó kọ ọlọ́run ọba ni èyàn ó pè ó kọ yẹn tó pé Ọlọ́run Ọba ló ń jẹ́ okọ yẹn so Ọlọ́run Ọba náà lè yẹn ń pè bọ̀ tó bá yí pé sífà yẹn ni èyàn ò fi ròyìn Ọlọ́run Ọba ni èyàn sọ pé ah ya rahmatullah ya afuwallah ní ara ọ̀ so èyàn ò fi ròyìn Ọlọ́run Ọba ni pé ah ìrẹ Ọlọ́run Ọba ọba láàánú so ìpé ìrẹ Ọlọ́run Ọba ọba sífà tó bá bá nǹkan tí èyàn ń béèrè lèyàn fi sí so nínú ẹ̀kọ́ nù nínú ẹ̀kọ́ pẹ̀lú Ọlọ́run ọba òun ni pé sífà tí a bá wọlé tọ́ ọba kan sí ẹwà ní ọba ìwọ tó pa àwọn ará kìíní dákun fún mi lówó nígbà tó ròyìn ẹ̀ pẹ̀lú àwọn opposite <laughs> àwọn ṣẹ́ tó ṣe pé ìwọ tó pa jagun kìíní ìwọ tó súnlé wọn náà dákun ẹyà fún mi lówó so àwọn sífà tó jọmọ́ nǹkan yẹn lèyàn fi bèèrè so ilé èyàn kọ látara bí Ọlọ́run bá bó sí ma ń lò nínú Qur'an nínú àwọn àdúwà so bákan náà bí Ànábì sallallahu alaihi wasallam bóhun náà sí ma ń lò nínú àwọn àdúwà so wọ́n ní fíkọ̀ so wọ́n ní wa hakadha wọ́n ní tatawassal ilayhi bi as àtúwà pé àwọn okọ̀ so àwọn okọ̀ tí yẹn lè lò tí yẹn bá wá lò so tí bá ti ṣe pé sókírí àyàn gbà lérò èyàn kàfẹ́ máa fọ́lọ́run sàwẹ́wà ara ọ̀ so tí ó bá yí pé nǹkan tó wá sí ẹ̀lẹ́mìnú kò sí tó ṣe náà Ọlọ́run náà ní jẹ́ àwọn ni wọ́n hákẹ́ tàtàwásàrù ilé ibi asmáìhì wọ́n ni bákẹ́ náà yóò máa sàkàsọ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba pẹ̀lú àwọn okọ̀ rẹ̀ kama tawassala ayyubu alayhi salam gẹ́gẹ́ bí ayyubu ṣe sàkàsọ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba wọ́n ní faqala inni massaniya dur Ọlọ́run Ọba ìnira mú mi wa anta arhamur rahimin ìbọ̀sí ló ń kẹ́yàn jù nínú àwọn kẹ́nikẹ́ni ìfẹ̀rúhàn ẹlùmí ò tún ma bẹ́lọ́wọ́ bá ó tún ma bẹ́lọ́wọ́ bá nígbà pé ò níjẹ́ ọlọ́wọ́ bá so ẹlùmí wọn bẹ́lọ́wọ́ bá nígbà pé ò níjẹ́ ọlọ́wọ́ bá so ẹlùmí náà dẹ̀rí kíyàn ma ní constant kíyàn ma develop attitude láti ma bẹ́lọ́wọ́ bá gan kíyàn ma develop attitude yẹn so ọ̀pọ̀lọpọ̀ yẹn ni òkú ọlọ́wọ́ bá mọ́ so tíyàn bá jẹ́ ni tí ó ń pẹ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bó nífẹ̀ẹ́ lásìkò yìí àsìkò táwọn èèyàn kọ́yìn sọ́lọ́wọ́ bá gan lélẹ́ gan so kíyàn gbìyànjú láti kíyàn develop attitude yẹn kíyàn máa bẹ Ọlọ́run bá gbogbo ọgbà kíyàn máa fi hàn pé yẹn nídi Ọlọ́run bá so kíyàn máa tún máa dúpẹ́ fọ́lọ́run bá náà kíyàn máa yìn Ọlọ́run bá so àtàwọn àdábù dùn so ilé àwọn àsìkò tó yí pé èyàn lè fi ga ní ìjẹ ẹrú ni fọ́lọ́run bá so àwọn àdúrà àwọn ànábì Ọlọ́run bá yìí ó rí ìjẹ bẹ̀ gan ìjẹ ẹrú bẹ̀ ìgbà pé àwọn ò jámọ̀ kẹ̀kẹ́ so àti ìfi títóbi Ọlọ́run bá nílẹ̀ níbi àwọn àdúrà wọn so bó ṣe kíyàn rí ní bó ṣe kíyàn rí ní ẹwà nábí ọlọ́wọ́ bá bá sí ma ń bẹ ọlọ́wọ́ bá pé ọlọ́wọ́ bá wàjúnúbí ni wà bá níyà an na'budu al-asnam so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ọlọ́wọ́ bá gbà fún wa pé taqabbal minna innaka anta sami'ul alim so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ but kí ní ọ̀pọ̀lọpọ̀ yẹn máa ń fọ́nú so látara pé èyàn rò pé èyàn ti ń jọ́sí fọ́lọ́ọ̀bá èyàn ti ń ṣe sọ́lá èyàn ti ń ṣe àwọn nǹkan pé ní gbogbo yóò máa lọ ara dùnà ìbádà náà lòun náà so ìbá nínú àwọn àbádà tọ́nà ọba nífẹ̀ẹ́ sí jùlọ ni èyàn gbọ́dọ̀ fi mọ̀kọ́mù wọn náà rẹ̀ so bó ṣe jẹ́ ni wọ́n ni tawassal ila Ọlọ́run bá wá gba àdúwà rẹ̀ so àwọn náà gbogbo náà láti mọ̀ pé oríṣiríṣi àwọn nǹkan àwọn afọ́n tafsir sọ pa yíò ẹlòmí ló lò 900 years royal sun so ẹlòmí ló lò 99 years oríṣiríṣi àwọn nǹkan náà sọ so akílùkọ rẹ̀ èyàn ò ní yẹ èyàn onígbò èyàn ma bẹ Ọlọ́run bá náà èyàn ò ní yẹ èyàn onígbò èyàn ma bẹ Ọlọ́run bá dùn èyàn ṣe rí dùn àrùn ọ̀rọ̀ dùn àrùn yóò gbọ́dọ̀ ma fi ṣe yára àti ara dùn àrùn ní gbogbo ìgbà dùn àrùn ní gbogbo ìwọ́dún sọ́lọ́wọ́ bá ọ̀tẹ́ tó wá máa ìwọ́kọ́lọ̀sẹ̀ sọ́lọ́wọ́ bá tẹ́ǹsì náà tẹ́rẹ so yíò ní jẹ́ kí ṣe tọ́ mú yàrá bala yìí ní tí yóò kà fi bẹ̀rẹ̀ dùn ààyàn kódà kó ṣe pé yàn ṣe lọ́wọ́ bá tẹ́ni ẹ̀yìn ó so ní pé Ọlọ́run mo túbá dákùn foríjì mi so èyàn wà èyàn tún tọrọ islah ara rẹ̀ pé kíyàn lè kó lórí ẹ̀ṣẹ̀ èyàn sì wá bẹ̀rẹ̀ wọn tí è bá ti ṣe pé tí ó enhance ẹsẹ̀ lèyàn fi ń bẹ lèyàn tọrọ lọ́dọ̀ Ọlọ́run bá o so eléyìí èyàn jẹ́ kí hujja rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bá kó lékún ni àwọn fàámà ń sọ kí níka pé nínú àwọn ẹ̀rí pé nínú àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́run bá ta'ala nínú àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́run bá máa sọ pé òun ó fìyà jẹ́ nìyí láṣàkì so ní pé nínú àwọn ẹ̀ṣẹ̀ náà sọ ní pé tó ṣe nínú àwọn ẹbọ ní pé bóyá bí ẹni tí ẹni tó ń ṣe mùjáhárọ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ ṣe láwọn ẹ̀ṣẹ̀ yẹn ó kó ìgbóyà sínú àwọn ẹ̀ṣẹ̀ tó wá kó ìgbóyà so àwọn ẹ̀ṣẹ̀ tó kó ìgbóyà sínú sẹ́rí nínú ìgbóyà tó lágbára jù ní pé ó máa bẹ náà bá kó facilitate ẹ̀ṣẹ̀ fún ọ so èèyàn wà lábẹ́ pé tọ́ tí wọ́n bá fi túbá lórí ẹ̀ ó wà nú àwọn ẹ̀ṣẹ̀ tó súnmọ́ tọ́nà bá subhanahu wa ta'ala tó lè fi yàjẹ̀yàn lórí ẹ̀ so wọ́n ni wa tawassala yunus alayhi salam wa huwa fi batni al-hut wọ́n ni anabi yunus wọ́n lóhun náà ó sàkàsọ lọ́sọ́dọ̀ Ọlọ́run bá nígbà tó wà nù ẹja wọ́n ni fi zulumat nínú òkùnkùn òkùnkùn oríṣiríṣi so òkùnkùn levels oríṣiríṣi ni ó wà nù rẹ̀ tí ó fi sàkàsọ lọ́sọ́dọ̀ Ọlọ́run bá tó fi ọlá okọ̀ Ọlọ́run àti àwọn òrùn yẹ tó fi tọrọ lọ́sọ́dọ̀ Ọlọ́run bá wọ́n zulumat al-bahr òkùnkùn odò wa zulmati al-layl àti òkùnkùn òru wa zulmatu batni al-hut àti òkùnkùn inú ẹja wọ́n ni fanada fi dhulumat wọ́n ni ànábì Yunus ó wá képe Ọlọ́run Ọba so wọ́n ni ànábì Yunus ó képe Ọlọ́run Ọba al-Imam Ibn al wọ́n ni yàtọ̀ tó wà láàrin annida so ati alkini sí annija ni àríkinan pé so wọ́n ní annida ń tẹ́ wọ́n ní èyàn ma ń lò fún ẹni tó bá wà ní bọ́ọ̀dì ní pé èyàn ma ń lò fún ẹni tó bá wà ní kíni ẹni tó bá wà ní bọ́ọ̀dì lèyàn ma ń lò múnádá eh, fún múnájá lẹ́lẹ́kejì bẹ́ẹ̀ ni múnájá so òun so annida èyàn ma ń lò fún ẹni tó bá wà ní so almunaja yẹn ma ń lò fún ẹni tó bá wà ní kíni kórùbù so wọ́n ni fanáàdá fi zulumat wọ́n ló wá pẹ̀rọ ọba nínú òkùnkùn alla ilaha illa anta ó ní kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi rẹ̀ ọlọ́ọba subhanaka inni kuntu min az-zalimin a mímọ́ fún rẹ̀ ọlọ́ọba so o ma ń kó tauba sínú o ma ń kó ìtúbá lọ sọ́dọ̀ Ọlọ́run bá sínú so bó ti ẹ̀ sí pé torí reality kan tí ẹ̀ ń gbọ́dọ̀ come to ni pé ẹrú ni ọ́ ẹrú ni ọ́ kò sí nǹkan tó fẹ́ sí ó yìí nídìí Ọlọ́run bá kó má sẹ́ Ọlọ́run bá ó yìí nídìí Ọlọ́run bá so kódà ìrecognize pé èèyàn máa nídìí Ọlọ́run bá yẹn yóò tètè jẹ́ kí ẹrú kó má túbá lọ sọ́dọ̀ Ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ gbà tó bá mọ̀ pé tọ́ òun ti sẹ́ Ọlọ́run bá òun sì tún bí nǹkan so ọlọ́run bó dẹ̀ tún dáhùn lóhun ẹwọ àánú ọlọ́run ọba so èyàn sí ọlọ́run ọba yóò bí nǹkan ọlọ́run bó dẹ̀ tún dáa lóhun so gbogbo ilé yóò máa yóò máa ṣe nkì sí àrọ̀ ẹrú lọ́sọ́dọ̀ ọlọ́run ọba bọ̀ ṣe tọ́nù ní fẹ́ jẹ́ kó dáa ló kó bí ọlọ́run ọba ó tún padà sí láìpẹ́ ó wá rògbọ́ lọ tọ́nà ọba kọ́ so ara túbá yẹn kíyàn túbá kíyàn bẹ̀rún ọba kún bí ẹsẹ̀ yẹn kíyàn wá bẹ̀rún ọba fún kàtíyàn bẹ̀ so kí ẹ̀bẹ̀ náà wá fún kàtí ẹ̀bẹ̀ fún wani fanada fi dhulumat alla ilaha illa anta subhanaka inni kuntu min adh-dhalimin wani fastajabna lah wani awasikin awolon ba wadda lọ́wọ́ wani fatawassala ila allahi bi tawhid wani a ó sàkàsọ́lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ ba pẹ̀lú at-tawhid pẹ̀lú ìmọ́lọ́wọ́ ba lẹ́yọ̀ kasoso náà ni pé la ilaha illa anta wani watawassala ila allahi bi tasbihihi wọ́n ló sàkàsọ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba pẹ̀lú kó fọ́ Ọlọ́run Ọba má ay tanzihuhu wọ́n ni watawassala ila Allahi bi'tirafihi bidhanbihi wọ́n ló sàkàsọ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba pẹ̀lú kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run Ọba Ọlọ́run Ọba nìkan ni ẹmọ́ ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún uh, Ustaz, please, I want to tell you something I did in 2002 ara I don't want to know oye so gbogbo jagbajagba yẹn ah, I'm a fellow sister in Islam òsá ṣe rí mo fẹ́ sọ àwọn kankan fún yín ṣe rí gbà tí mo fi wà lẹ́kọ̀ọ́ adákùn mọ́ sọ nǹkan mọ́ <laughs> sọ kankan fún mi láàrùtọ̀rọ̀ náà oye mọ́ tó bá láàrin ní àtọ̀ náà bá oye so gbogbo eléyìí gbogbo in tó gbajúmọ̀ láyé sí ẹwà rẹ̀ lómi social media ni I remember those days so yíwa mọ́ list gbogbo àwọn nǹkan tó mọ́ sí those days so eléyìí ò bá ọ̀pọ̀lọpọ̀ pé mo bẹ́ẹ̀ sì ni kò bá òfin náà bá mu so Ọlọ́run bá nìkan yẹn máa ń ṣe àti rọ́fẹ̀ẹ́sẹ̀ fún so kódà ẹlòmí náà tún máa ń sáì ṣe yìí níbi tó bá fẹ́ ṣe táwọn bá ń gbà mí kọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tó ṣe kọ̀rọ̀ yàrá I want to repent from these things that I used to do in tó ṣe kọ̀rọ̀ yàrá tẹ́nìkan kò mọ̀ àbí in tó ṣe tẹ́nìkan kò mọ̀ wá túra rẹ̀ síta bí ọmọjọ́ mẹ́jọ so ara o so èyàn máa ń ṣe àti rọ́fù láàrin ìrìn wọ́n ni fastajaba Allahu lahu wọ́n ní ọlọ́wọ́ bá wá dálóhùn wọ́n ní kàzálìkà tawasulu bi du'a is-salihin wọ́n ní nínú àwọn tawasulu tó tọ́ ẹlẹ́kejì òun náà ni pé kíyàn máa sákàsọ́lọ́ pẹ̀lú àdúà àwọn ẹni rẹ̀ al-ahya ẹ wá rí pé a Sheikh Salih Al-Fawzan wọ́n ti kó ìkaná àwọn tawasulu tó kọ̀ọ̀kan wọ́n ti kó sínú bí òun náà ni pé kíyàn náà máa sí tawasulu pẹ̀lú sẹ́rẹ̀ tó bá dáa wọ́n ní watawassala ila Allahi bi'atirafihi bi bi dhanbihi so bọ̀ wọn ò dákọ̀ rẹ̀ ń bí so kí ẹ máa ṣe tàwásù lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba pẹ̀lú iṣẹ́ rẹ̀ tó bá dáa oye so kí ẹ máa ṣe tàwásù lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba pẹ̀lú iṣẹ́ rẹ̀ tó bá dáa so bọ̀ sí ẹ̀rí gbogbo eléyìí náà nínú in tó dáa jù náà ni pé kí ẹ máa pè Ọlọ́run Ọba dàrẹ́tì kí èyí kí ẹ máa ṣe tàwásù pẹ̀lú àwọn okọ̀ àtàwọn òròyìn Ọlọ́run Ọba so ẹ fi ìdẹ́fì pé gbogbo àwọn irú àwọn tàwásù pẹ̀lú sọ̀hìhìn pẹ̀lú sẹ́yìn tó bá dáa kò wọ́pọ̀ lọ́dọ̀ àwọn sálàfù lọ títí

كما توسل عمر بالعباس جاء بي عمر سيسي توسل بالعباس وطلب منه الدعاء ونكو صدوا وكما توسل معاوية بدعاء يزيد الجرشي أواني جاء بي الجرشي واني بمعاوية ستوسل بلو دعاء يزيد الجرشي واني ولهذا قال الفقهاء في كتاب الاستسقاء واني تري لي لما في سنين كتاب الاستسقاء ويستحب التوسل واني, واني فسكي ما سي أكسر بالصالحين pẹ̀lú àwọn ẹni rẹ̀ kèsí pé kí ẹmọ fàwọn ẹni rẹ̀ sàkàsọ̀ mọ́ sọ wọ́n ni ya'ni bi du'a'i salihin pẹ̀lú àdó àwọn ẹni rẹ̀ kama fa'ala Umar gẹ́bí Umar ṣe ṣe wọ́n ni wa laysa al-maqsud wọ́n ni kèsí tán gbà lérò at-tawassulu bi haqqihim kí a máa fi yí wọn tọrọ wa dhawatihim àtàwọn ipò èèyàn kan ah alẹ́lòmí tó mọ́ ń kó báwọn ẹlòmí ah ọlọ́run ipò tí bàbá lágbájá ní lọ́dọ̀ rẹ wọn mọ́ bí wọn pọ̀ tí bàbá lágbájá wà lọ́dọ̀ lọ́wọ́ bàbá so wọlá àpò tí bàbá lágbájá ní afáà wa afáà lè kíní wọlá àpò tó ní lọ́dọ̀ rẹ ọlọ́run ọba ah bóyá kánú mínà ni mo ṣe kí so bóyá ìkanú àwọn olùsẹ́bọ́ ni so ẹ̀sìn nípò tó ní <laughs> ipò owó wọ́n gbàdúrà kádùrà mọ́ gbà lẹ́bí ṣe tàwọ́sùnù so eléyìí gbogbo àwọn ọ̀nà táwọn èèyàn fi máa ń bàdú àwọn jẹ́ ni wọ́n ni àtàwọ́sùlù bí makanati shakhs inda Allah hadha kulluhu tawassul mubtadi'un wa muharram wọ́n ni tawassul tí ó jẹ́ àdádálẹ̀ ni wa muharram àwọn èèyàn ti wá ṣe rí kí níyàwó ti di bárakú àwọn èèyàn ti wà attach sí wọ́n ti bọ̀ sóósó attach sí débi pé ẹlòmí ìgbà bá sọ fún ó ti gbà ó bọ̀ tó bá tún fẹ́ sí náà tó wà sí láyìí ìfòfinkan sí ìfinkan sí àmá ìfinkan lè tó wọ́n wà bẹ̀rún lè yóò rí kò ní rántí kankanmá so nínú àwọn àdánwò tí bí dáa mọ́ ń dálẹ̀ nìyàn nínú àwọn àdánwò tó ti dálẹ̀ fáwọn èèyàn nínú ẹ̀sìn ọlọ́ọ̀bá nìyàn so ẹ ti ráwọn èèyàn bẹ́ẹ̀ oríṣiríṣi so but in them in them gẹ́bù mi sí mọ́ sọ in them fi get àwọn èèyàn ni pé in them bí wọ́n ni pé ok èwo ló lọ́lá jù ṣe ká bẹ Ọlọ́run directly ni àbí ká bẹ Ọlọ́run bá láìlò kankan ṣe rí jahil murakkab òun ni sọ pé ká bẹ Ọlọ́run pẹ̀lú ká lóǹkan ló jù but most of láàká iná mọ̀ pé kẹkùn ni àká bẹ Ọlọ́run directly náà ni ká pè ìbá ti jọ ṣe okay ṣe lè iná tọ́ tó wá tẹ̀ tó wá tọ́ bọ́n kọlọ́lọ́ ṣe lè iná tọ́ ẹbọ̀ ilé ìní kẹlà ń ṣe láti jọ yìí ẹkọ́ fẹ́lé ilẹ̀ náà ó yẹ ṣe lè so ibẹ̀ ni ó ti mọ̀ pé ó ti di wọ́n ti ó ti ní àdìsọ́kàn nù rẹ̀ àti fílẹ̀ lè alẹ́nu mẹ́ òtí ẹ̀mú ọlá pé kìíní kan ọlá tẹ́lò mí ò fi sí tí ó bá ti tó mẹ́wàá kò ní dákẹ́ ọlá pé kìíní kan ọlá pé kìíní kan ọlá nẹ́bì lọ́lọ́lọ́ ah, ọlá kìíní kan so gbogbo ẹ̀ yóò ti tó mara wọn so eléyìí bídá ni ẹ wọ́ sí ni wọ́n ni wa huwa wasilatun min wasa'ili shirk wọ́n ni ó sì jẹ́ ipasẹ̀ kan nínú àwọn apasẹ̀ lẹ́lẹ̀kejì at-tawassulul wọ́n ni tawassulu tó ṣe pé ìwọ ni wa huwa tawassul ila Allahi bi jahi shakhs oníkéyàn máa ń sakasọ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba pẹ̀lú ọlá ẹnìkan aw bi haqqi shakhs àbí pẹ̀lú iyì ẹnìkan wọ́n ni ala Allah iyì tó ní lọ́dọ̀ Ọlọ́run Ọba aw bi dhati shakhs àbí ipò èyàn kan pẹ̀kan kí a máa fi ipò èyàn kan kí a máa fi sakasọ̀ wọ́n ní tàwásùlù tí ó jẹ́ ìwọlé wọ́n ní wa huwa wasilatun min wasa'ili shirk o ipasẹ̀ kan nínú àwọn pàṣẹ ẹbọ wọ́n ní fayajibu tafriqu bayna tawassul al-ja'iz wọ́n ló sọ́tọ̀ ó sọ́rọ̀ èèyàn kásẹ̀ yàtọ̀ láàrin tawassul tó tọ́ wal mamnu' àti jí òtọ́ wọ́n ní wa qad dhakara sheikh wọ́n ní ó ti al-istighatha àbí kí lọ́kọ̀ rẹ̀ ar-raddu ala al-bakri àbí qa'idatun jalila fi at-tawassuli wal-wasila wọ́n ni annahu bi sababi al-labsi wọ́n sọ náà nínú ar-raddu ala al-bakri so ní pé kí ẹ̀mọ́ sàkàsọ̀ in ti dé tẹ́rà ní dáilé lórí náà nìyẹn so gbogbo àwọn ọrọ̀ àwọn àkàsọ̀ àwọn sófí wọ́n annahu bi sababi al wal khalti bayna anwa'i tawassul Allahu akbar ẹwọ ọ̀rọ̀ tí Ibn Taymiyyah fẹ́ sọ yóò wọ́n ni wọ́n ní nítorí sábàbí pé kéèyàn máa dàpọ̀ kéèyàn máa dàrú láàrin àwọn ìrànràn ìmá sàkàsọ̀lọ́sọ́lọ́ Ọlọ́run Ọba hasọ̀lá fi hadalba àṣìṣẹ́ bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lábàlá yìí so bẹ́ẹ̀ jẹ́ ní tòótọ́ wọ́n lápá àwọn èèyàn tí kọ́lá ẹlòmí ẹ mọ́ ni pé yóò fẹ́ mú èyí tó tọ́ wá bọ̀ tí bí tí yóò wá fẹ́ èyí tí ó tọ́hun lójú yóò fẹ́ débi pé yóò padà fẹ́ débi èyí tí ó tọ́ so wọ́n ni so wọ́n ni a Ibn Taymiyyah sọ pé bayna anwa'i tawassul hasala al-ghalat fi hadha al-bab wọ́n ni fala budda min ma'rifati tawassul al-ja'iz èyàn gbọ́dọ̀ mọ̀ tawassul tó tọ́ wa tawassul al àti èyí tí ó tọ́ hatta la yaqa'u al-insanu fi wal-khata' kí yẹn ma fi dá sínú àdàrúdàpọ̀ àtàṣiṣe wọ́n ni fahadha babun azim wọ́n lábàlá tó tóbi lélé o yajibu al-inayatu bihi wọ́n ló sọ dandakin ó pọn dandakin yẹn mójútó dáadáa li alla yakhtalita al-amru kálàmà rí ma fi dàrú máwọn yẹn lórí in tí mi fi wọn wò ní ẹ̀kú sí orí tí ẹ̀ bá fẹ́ sàlàyé fáwọn yẹn sẹ́rí ẹ̀ẹ̀ṣẹ̀ àṣìṣẹ́ mọ́ tún sàlàyé ẹlẹ́dẹ̀ẹ́ ẹfẹ́ gbé kún lè lẹ́dẹ̀ ẹwà gbé sẹ́gbẹ̀ ẹwà ní kó mú sọ́pù sẹ́gbẹ̀ ilé wọn náà padà ìgbà ó òní padà wọnú ilé ẹlẹ́dẹ̀ tẹ́ ti gbé kò tẹ́lẹ̀ so ti bí dáwọ́kọ́ ṣe ní pé kíni ẹwọ́kọ́ ti ẹ̀ gbé ìjìnà pátápátá ah, ni ò dá o àmọ́ sórí chicken tán so yóò wà lẹ́gbẹ̀ẹ́ ibi tán ti da chicken yóò tún ma wá sí kíni yóò ma lẹ́lẹ́lẹ́ ìbá kò síbà tí ò ah, gun awọ́sí so kò síwà tí ò ní padà ju 2 plus 2 papọ̀ yóò padà sí ẹlẹ́dẹ̀ so but inú ẹni báwọn èyí tẹ owó bá tàkẹ́ jíjẹ kẹ́kẹ́ mọ́ kọ́kọ́ kò mí kó ń tàkẹ́ jí aṣọ mẹ́lẹ̀ mọ́ta that tó bá ti rí tó rehabilitated honestly gbogbo àwọn ẹkọ́kọ́ sí ẹgbẹ́ ìjìnà sí pé òun tẹ̀ ń ṣe nǹkan wọn rárá so ẹni tẹ́ fẹ́ ti ẹgbẹ́gbẹ́ lọ́wọ́ rẹ̀ ẹni kọ́ sọ pé èèyàn ló tọ́ pé èèyàn ló tọ́ pé mọ́ tó lẹ́lòmíì ẹlòmíì dáwà tí ma fẹ́ sí dáwà kásà please àwọn èèyàn dáwà pé ah no ó wá tọ́nà àdó ẹni rí ní táwọn ọmọ gbọ́ yí àwọn òní gbọ́ yí pé ó yàtọ̀ síra wọn eléhun tán <laughs> so in tó padà máa ṣe èyí tí èyí tí ó tọ́ ìrìn rẹ̀ so ní owó ẹ̀ ní sọ fún ọpọ́ tó mama alélè rẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ sẹ́rẹ̀ ọlọ́run nìkan ọlọ́run nìkan àtàwọn okọ̀ rẹ̀ nìkan òní ẹ máa fi tọrọ sẹ́rí tẹ́mbá ti wọ́n lè léyìn fún àìmọye ọdún fún àìmọye ọdún sẹ́rí wọ́n padà kọ tẹ́mbá ń wẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n padà kọ pótọ́ ìgbà wọn yóò kò ní yóò ti jìnà so bó ṣe jẹ́ nìyàn so kí ẹmọ́ sílẹ̀kùn fáwọn èèyàn ara àti ara wọ́n ni fayajibu ma'arifatul jawab anha ah, wọ́n ni hatta la yaqa an-nas fil khalati wal khata wọ́n ni fa hadha babun azim yajibu lina yasu li alla yahtalitu al-amr wọ́n ni wa li anna shubuhati ha'ula'i wọ́n ni àti pé torí pé ìrújú àwọn dàrú máa wọ̀nyẹ̀ lómi lójú ó dẹ̀ ma ń disturb àwọn ẹlòmí wal awam àti àwọn general people wọ́n ni fa yajibu ma'rifatu jawab wọ́n ló pọ̀nà na kíyàn mẹ́ẹ̀sì anha hatta la yaltabisul amru kala mari ma fi dàrú wani qala sheikh rahimahullah wani sheikh sọ pé famani takhadha bainahu wa bain allahi wasa'it wani sheikh muhammad bin abdul abdul sọ pé ẹni tó bá gẹ́bí kúmọ̀ sọ pé ya ahmad al-badawi pé ya ahmad al-badawi ya abdulkadir ya hussein wa ya ali ya fulan agifini anqidhni so abi ya ya ali al-madad li ali al-madad al-madad so bẹ́ẹ̀ lómi ṣe máa ṣe ẹ̀kọ́lá nínú àwọn ẹlòmí tẹ́yìnwá tún délò àwọn lábá mi gan ẹlòmí nínú àwọn àwọn gbogbo tán máa sọ ni ya ali al-madad ali fún alálẹ́kùn so búburú àwọn nǹkan báyìí àwọn ni ishfi maradi àbí ishfi maridi kí ọ iná sí mi rúdà gọ́ ibi nǹkan mi tó ti lọ dá padà wọ́n ni fayahtafuna bí asma'ihim wọ́n ni wọ́n ma wá pè wọ́n pẹ̀lú àwọn ọkọ̀ wọn fahadha huwa shirkul akbar wọ́n lè ẹbọ́lá ńlá ni ọ annahu du'a li ghayrillah wọ́n ni pẹ̀lú mítí yàtọ̀ sọ́nà ọba wọ́n ni wọ́n du'a wọ́n ní àdúwà rẹ̀ a'zamu anwa'il ibada wọ́n ní nínú àwọn ìran jọ́sìn tó gajù lọ ni wọ́n ní kama qala rasulu sallallahu alaihi wasallam wọ́n ní gẹ́gẹ́ bí òjísẹ́ lọ́wọ́ sọ pé àdúwà huwa al-ibada wọ́n ní àdúwà gangan ni kíni òun ni ibada so àdúwà gangan ni ibada wọ́n ní ya'ani a'zamu anwa'il ibada inú àwọn ìran wọ́n tó bá pẹ̀lú mí tó yàtọ̀ sọ́lọ́wọ́ bá wọ́n ni fahadha a'zamu shirki so irú eléyìí wọ́n ni fahadha a'zamu shirki wọ́n ni eléyìí ni ẹbọ tó ga jùlọ wọ́n ni wal a'yadhu billah wọ́n ni sawa'un da'a malikan àbí malakan yálà ó ń pè malika kan aw nabiyyan aban nabi kan aw salihan aban ire kan aw jinnan abal jannu kan pe aw insanan àbí aw men yani wani wa dhakara wani anna shayatina wani àwọn shayatin qad tatamathalu bi suwaril amwat wọ́n ní wọ́n lè gbé àwòrán àwọn òkú wọ̀ wọ́n ní fayakhrujuna ila nas wọ́n wà máa jáde sáwọn èèyàn indal kubur níbi àwọn sáré so àlàyé mi ni fún gbogbo àwọn tánmà láwọn rí níyàs so ẹlòmí ò fẹ́ búra pa àlúwò rí níyàs nìsẹ́ ní kí orí kan náà àwọn ṣàyàtí tó ní orílẹ̀ ọlọ́run wárí so kí ló kí ló dànú ẹ̀sì ọ̀rọ̀ ọba so àwọn ǹkan tó ma ń ṣẹlẹ̀ ní òun pé àwọn rí àwọn rí àwọn rí kódà ó hàn lára gẹ̀rẹ́ báyìí pé àwọn rí ẹwà ara wọn èèyàn ma gún orí igi pátápátá ló ti hàn ẹwà ara wọn ma gún orí ara wọn lọ sórí igi so eléyìí anu ni ó wọ́n ni Ah, fayakhrujuna ila an-nasi 'inda al-qub fayaqul ana fulan wọ́n láwọn ṣàyàtínú wọn máa sọ fún wa pé emil fulan kódà nábi sọ fún wa pé dajjalo ṣe lè iná anábi sọ fún wa pé dajjalo ṣe lè iná ní pé ẹlòmí tí ó fi sinà lọ́dọ̀tọ̀ dajjali ni pé oyin oyá yẹrẹ dajjali bàbá mi tó ti kú gbé jùdé na wọ́n ní kanú àwọn ṣe ìtọ́nù wa gbé àwọ̀ àwọ̀ rẹ̀ wò yóò sì gba dajjali ah, wọ́n pé àmúgbà púpọ̀ lọ́lọ́ so eléyìí dajjali gan ó ṣe so kíyàn má ṣe ìstìbàádù rẹ̀ so eléyìí má ń ṣẹlẹ̀ dáadáa so àwọn ṣàyàtín wọ́n ma yọ sí wọn tó gbọ́ àwọn ṣàyàtín wọ́n fẹ́ kí business kúta business ẹ̀bọ̀ wọ́n ni fayakula ana fulanu sahibul qabr ni èmi ni lágbàjá tí mo wà nù sáré yìí wọ́n ni madha turid kílẹ̀ fẹ́ ọlọ́run yọ sí yí kílẹ̀ fẹ́ tó bí kílẹ̀ o lè jáde mú fún yàbá tí yàbá lọ́rọ̀ àwọn tó wà bá yọ sí wọn kíyàn fojú ara yìí báyìí ó yá ẹ tẹ́fẹ́ tó wá bèèrè ó yá bèèrè tí ó bá jáde fún yẹn mẹ́rún sí kò ní jáde fún yẹn afterwards pé ẹ̀wọ́n ni eh ó sì lè ti pé bóyá ó lè ti pé miracle kanifa ó lè pé mẹ́ríkà ibẹ̀ ni ó ti mọ́ fúnra yẹta wílò orísìírísìí àbí mẹ́ríkà ni àwọn afá máa sọ pé mẹ́ríkà náà máa ń ọlọ́run ó lè jẹ́ pé ọlọ́run rẹ̀ sóhun nífà so ẹ̀ nímọ̀gbà tí ó yà sí ìsáré ọyí so àbí tí ò bá ti ẹ̀ wá lọ tí ò bá lọ jùsàrí rẹ̀ ah ẹlẹ́bọn ìwọ́n ó sàmù ṣirikún so ó sọ bẹ́ẹ̀ àbí ó wá padà yá ó wá rí bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan tó béèrè ó wá padà ní ah, ẹ̀bá ẹlẹ́yìn náà béèrè lọ́jọ́ sí ẹ̀bá ẹlẹ́wọ̀n láti oyin òfò kẹ́lẹ̀ lẹ́gbọ́ lọ́dọ̀ tí ah, ìgbà tí ó tún ń lọ kan àwọn aráalé ìrẹ́mà wá ń sọ fún pé ó ti sọ fún yín ṣe agidi inú yìí agidi inú gbégé kí ẹkọ́ lọ́hun sórí fún yín jẹ́ mọ́mọ̀ ẹ wà lè gbé bẹ́bà sí ẹ̀bẹ̀rẹ̀ kan fún ayín ẹ̀bẹ̀ bẹ̀rẹ̀ fáwọn ọmọ <laughs> so ó wá rí bí à ẹni tó bèèrè fúnlé bẹ́ẹ̀ láìlá ọ̀sẹ̀ méjì sí mẹ́rin ló kàn rí kọ́ntàkì kan ló wá kọ́lé ẹni tó bèèrè fún kọ́ ẹni tó bèèrè fún wá rí gbogbo ẹ̀ so mùsùlùmí ò gbọ́dọ̀ yí báyìí so musulmi ò ní gbọ́dọ̀ rí báyìí so ṣeitọ́nù ni eléyìí ó dẹ̀ fẹ́ dáyàwó nínú imani ó fẹ́ dáyàwó nínú islam yani wani wa huwa ṣeitọ́nù yatamathalu fi surati almayyit wani fa yadhunnu an-nas anna hadha huwa almayyit hadha ma'na ma dhakarahu ash-shaykh wani nǹkan tí sheikh ìtumọ̀ nǹkan tí sheikh dákọ̀rọ̀ léwu qultu wa wọ́n ní gẹ́gbọ́n sí sọ pé inna rasúlá sallallahu alaihi wasallam ní pé òjíṣẹ́ Ọlọ́run bá o madda yadahu ila rifa'i ní pé ó nawọ́ rẹ̀ sí ahmadu rifa'i ó fi ṣe bẹ́yà fún wọ́n ní wa safahahu ó sì bá ahmadu rifa'i lọ́wọ́ ìkanáà wọ́n sàtàmà ń bọ́ ní Egypt wọ́n ní wa hadha kadhibun wọ́n ní rọlẹ̀ wọ́n ní wa in kana waqi'an wọ́n tó ló lọ wọ́n sí ahmadu rifa'i wọ́n ní li anna shayatin wọ́n ní pé torí àwọn shayatin tatamassalu inda al-adriha wọ́n ma ń àpíà níbi àwọn sàárè àwọn sàárè tó tóbi wal qubur àtàwọn sàárè wọ́n ni bí suwari ashabil qubur pẹ̀lú àwòrán àwọn tí wọ́n wà ní sàárè aw annahum yatakallamuna min dakhil al-qabr àbí ká máa sọ̀rọ̀ láti ní sàárè kẹ́bí yami yami wọ́n ni ah ọmọ ọmọ bá ọmọ bí ma kan gbà kan pé ọmọ náà wá kú pé nítorí pé àìsàn sí ó wá wọ́n ni àmọ́ gbogbo ìgbà tó wọ́n bá lọ ẹ̀kùnlé yóò mọ̀ sọ pé mami ẹmọ́ dasọ mi no ẹmọ́ rò pé mo ti lọ ọmọ in tó wọ́n fi dasọ ẹ̀rùn ní mami ní àà tí àwọn kí mo ti ní ẹmọ́ ma wọn gbogbo àtún bá ti lẹ ẹ̀kùnlé o scam ni o so operation scam ni so kò sí nǹkan kan tí ṣe pé àkílùkọ rẹ̀ ní pé in sọ̀rọ̀ àwọn ṣàyàtí ìnìyàn sí wọn lọ́nà so àbí ẹlòmí ìgẹ́ ti ẹ̀kẹ́ ń gbọ̀n kan ó lè ṣe pé látara bó ṣe mix ọmọ ohun tó ẹlòmí nǹkan tẹ́ ma ń parọ́ gan ṣe rí àwọn ní iṣẹ́ ìṣù pọ̀ gan irọ́ ẹlòmí kó kàn máa sàwọ̀n pé ó kàn gbọ́n kankan bí àwọn tó kàn gbá bọ́ọ̀lù ní fìdí náà ti ń pariwo ní líǹkì mẹ́bí sàárè tó wà so òun bá mọ́ tó papọ̀ pé pé ẹni tó wà ní sàárè ní bá wọn sọ̀rọ̀ so bóyá kò bóyá rọ́ ni ẹlòmí náà irọ́ ni kó sáàrí nǹkan sọ torí kò sí tẹ́rbíyà so fóbìnrin mi yóò ní ọláyà ọmọ ohun tó kú ó ì máa ń yọ sóhun lóní ó sì jẹ́ kó yí òun pé àánú ọlọ́run bẹ lórí òun ẹ̀mbọ̀ ọ̀hán gbogbo wà tó yẹ táwọn bá símẹ̀ kìí yọ sí yìí kìí yọ sí yìí èmi nìkan náà ni máa rí so káàmù ni ẹlòmí so irọ́ elu irọ́ tó bá ti ẹ̀wà tó wá ṣẹlẹ̀ kẹsẹ̀ irọ́ irọ́ àwọn ẹlẹ́bọ̀ ń lo irọ́ gan wọ́n mọ́ ń lo irọ́ gan so tí àwọn píkṣọ́ ibi yásí tó bá ti ẹ̀ ń ṣẹlẹ̀ gan kìí ṣe mọ́ sí mọ́ ń sọ pún ṣẹlẹ̀ tó ló sí ń ṣẹlẹ̀ tó bóyá gan ló ṣẹlẹ̀ rí gan bọ̀ irọ́ irọ́ wíyẹ́ nìkan ó ti lọ yá àríwó aríṣiríṣi àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láyé sí wọ́n lè yà nǹkan síbẹ̀ ẹnìkan òkun onímọ̀ gbọ́n yà nǹkan síbẹ̀ tábá tó dámi sí ní ò tó máa fẹ́ ń ṣẹlẹ̀ èyàn sọ pé à ah, èyàn ó lo ọ̀rọ̀ àwọn èkó ní pé wọ́n mọ́ bóbó mi yí kí èyàn gawa tẹ́sì ẹ̀ sí èsì pé wọ́n yà síbẹ̀ so gbogbo ilé ìrọ̀ ni o wọ́n ni ah, àwọn annahum yatakallamuna min dakhil al-qabr àbí wọ́n sọ̀rọ̀ láti inú sàárè wọ́n ni fayadhumu an-nasu fẹ̀yàdúnnù ma yẹn smáàhù ẹni tó bá wá ń gbọ́ yóò máa rò annahu sawtul mayyit ní pé ohun ẹni tó kú ní pé ah ohun alájìnù àwọn ah, dánwò alájìmọ̀ kó wọ́n sùn alájìnù ah, kèsì sàrájì so wọ́n ni wa hadha waqa'a minhu kathir wọ́n ni wa al-qabra wọ́n ní wọ́n mọ̀ bọ́ sáré wa yatlubuna minhu ash-shafa'a wọ́n sì máa bèèrè ìsìpẹ̀ látọ̀dọ̀ àwọn sáré wallahu a'lam wal 'ilmu 'inda Allah wa sallallahu wọ́n ní só tọ́ká ma sọ pé a kú ọlá jímọ̀ ní o so àbí ṣe àdádálẹ̀ ni so ọdún so kí ẹ ma sọ pé a kú ọlá jímọ̀ ní so a kú ọlá jímọ̀ ní kíkí ni so kíkí tó sì ní ṣe pẹ̀lú ẹ̀sìn ni so kíkí tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ni a sì mọ̀ pé ẹ̀sìn in tó sì fi ní pẹ̀lú ẹ̀sìn ni pé ọjọ́ jímọ̀ ni so a mọ̀ pé nígbà ọdún àwọn kíni àwọn sàhábà máa ṣe kíni wọ́n máa kíra wọ́n gbà wá àbí wọ́n gbà wá wọ́n so àwọn àwárí pé wọ́n gbà wá nípa ti jùmọ́ yọ́mùn a àrí pé wọ́n gbà wá nípa ti jùmọ́ so tó bá yí pé tó ráwọn sàhábà wọ́n pọ́n jùmọ́ lé jùbá ṣe pọ́n lé lọ wọ́n sì bàbà rẹ̀ jùbá ṣe bàbà rẹ̀ lọ so àtàwọn sálàfù rere so tó wáyé pé ó wáyé kí ẹmọ kíra àyàn so wọ́n mọ̀ sí kí ni wọ́n mọ̀ kíra wọn wọ́n gbà kíkí wá ń pa rẹ̀ so wọ́n gbà kíkí wá ń pa rẹ̀ yálà ibi tẹ́lẹ̀ ti wọ́ wá ibi ìmọ̀ fi ọlá fún gbogbo nǹkan náà ni so àti kíkí Yorùbá àkípa so ibi ìmọ̀ fẹ́ mọ́ fẹ́ miss out níbi ọlá nǹkankan so ọlẹ́ ilé ọlá tọ̀hún ọlọ́òkúta ọlá kìí so mọ́ fẹ́ miss out kí ẹ mọ́ fẹ́ miss out níbi ọlá nǹkankan àti àkípa tí ó wà nínú àṣà Yorùbá pé kásà kíyàn pa gbogbo nǹkan náà fi kí ọ ẹkú dìde ẹkú jòkó ẹkú ẹkú oorun ẹkú fẹ̀gbẹ́lélẹ̀ ẹkú dìde ẹkú gini so so eléyìí kílọ̀kọ̀ rẹ̀ eléyìí ibi tó ti sáwọ̀ ni tó bá law kana khayran lasabaquna ilayhi tó bá yí pé dáadáa ni jẹ́ mẹ́sí kíyàn fọ́dún yẹn wọ́n gbà wákàn sọ but nígbàtí wọ́n ti gbà wáyìn ó túnmọ̀ pé kíni ó túnmọ̀ pé èyàn ó dúró níbi tán bá dúró sí so ọ̀nà ọ̀bọ̀ dẹ̀sàn yẹ lẹ́sàn tó gaga pé pẹ̀lú pé yàn tẹ́lá àwọn sahaba nabi so wallahu alam so adu mi ba subhanaka alhamdulillah shada allah ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu